والسلام على أشرف الأنبياء والمرسلين <clears throat> نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته نعم إليتي أكاكسيا يوناني كان نكبني العبادة nígbàtí ya ṣàlàyé pé ìkà tí Allah subhanahu wa ta'ala torí ẹ̀ tí ó torí ẹ̀ dáwà ọ̀nà ni al-ibada ní ká máa jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣe ta wọ́n ṣẹlẹ̀ yọ ni pé bó lẹ́ṣùwà máa jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àlàyé tó wọ́n bẹ̀rẹ̀ ni wípé kama amarana Allahu wa rasuluhu sallallahu alaihi wasallam bá ṣe gbọdọ̀ máa jọ́sìn fún Ọlọ́run ọ̀nà ni bí Ọlọ́run Ọba ṣe pàwọ́ láṣẹ àti bí anábi sallallahu alaihi wasallam bó bá sì ní káṣeṣe a gbọ́dọ̀ kọjá ibi alábi tí ọlọ́ọba tí ó fàkalẹ̀ fún wa a sì gbọ́dọ̀ kọjá alábi tí anábi sallallahu alaihi wasallam tí ó fàkalẹ̀ fún wa example dẹ́pọ̀ gan ẹ̀rí dẹ́pọ̀ gan àwọn ayat àwọn ahadi tó ń tọ́ka lórí eléyìí fún wa nínú ẹni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ́bá ń sọ wípé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan nínú suratul ma'ida ọlọ́wọ́ ni gbéṣẹ́ ni iníwò ni ẹ more than 1400 years ago ọlọ́wọ́ lè ní mo ti parí ẹ̀sìn mi fún yín o wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra mi mo ti tán mi fún yín báyìí wa raditu lakum al-islam dinan mo wá yẹnu sí ẹ̀sìn islam yìí gẹ́gẹ́ bí ẹ̀sìn fún yín ló jẹ́ kí imam malik bin anas rahimahullahu ta'ala ọmọ sọ yìí ma lam yakun dinan fi dhalika al-yawm la yakunu din fi yawmina hadha ayi nígbà wọn aw kama qala rahimahullah ni tura imam malik bin anas rahimahullahu imam daril hijra ọmọ sọ wípé in tí gaba kí n ṣe ẹ̀sìn nígbà wọn láyé annabi àtàwọn sahabi rẹ̀ kò possible kò lè ever jẹ́ ẹ̀sìn mọ́

ọdún ìtàwọn mùsùlùmí fún more than 400 years tí wọ́n mọ̀ sí ọdún táwọn ẹlẹ́bọ àwọn kèfèrí àwọn ṣíyà tí wọ́n gbéwá fún yín wọn làwọn yẹn sí káàkiri lé ní ibáyìí ṣe ìjẹ́ yóò gbọ́ ya Qur'an tọ́lọ́run sọ ní Suratu Muhammad ni tọ́lọ́run ya ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pẹ̀yìn tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ati'u Allaha ẹ ma òbé ọlọ́run ọba ìtọ́lọ̀ bá bá ti ní ẹ̀ṣí وأطيعوا الرسول إواهو كباه gẹ́gẹ́bẹ̀ ní alànàbí sallallahu alaihi wasallam ẹgbùdọ̀ ma obere wala tubtilu a'malakum ẹmọ́ alọ bá ṣe ara yín jẹ́ ohun bóòlù yẹn ṣe mọ́ bá ṣe ara yẹn jẹ́ ọ̀hun náà ni kí ẹmọ́ iṣẹ́ tó wá ń ṣe yíwá ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé ibùlà nẹ́bì ti ní a ṣe ilé sallallahu alaihi wasallam ibùlà nẹ́bì ti ní a ṣe o wà rọ́rọ̀ sọ a fàhúwà rọ́dùn ayi mọ̀rùdùn iṣẹ́ wo dalúyẹ̀ láyà iṣẹ́ yẹn kọ́ wo àdádálẹ̀ ni wo dalúyẹ̀ láyà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anẹ́bì sallallahu alaihi wasallam wọ́n sọ fún níbi hadith tó gbajúmọ̀ yìí pé iyyakum wa muhdathatil umur ẹ ṣọ́ra fún gbogbo àwọn nǹkan tó bá jẹ́ àwọn àdádálẹ̀ fa inna kulla muhdathatin bid'ah because bídá náà ni wọ́n ń pè wọ́n ẹ jìnà sí gbogbo àwọn kìíní so eléyìí a mọ̀ yóò mọ̀ wà summarize pé kọ́lọ̀n tó lè gba ìjọsìn lọ́dọ̀ wa májẹ̀mú méjì gbọdọ̀ pé síbẹ̀ alákọ̀ọ́kọ́ al-ikhlas ẹlẹ́ẹ̀kejì an-niyya al-mutaba'a alákọ̀ọ́kọ́ yẹn ó ní an-niyya tán pè ní al-ikhlas ó ní kéèyàn ní àníyà tó dá bó sì wá mọ́sálásí tó wá kírun àníyà sincerity kí mo fẹ́ kí wọ́n yìí fún ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ni kìí ṣe ń torí ẹni kẹ́kẹ́ kìí ṣe ń pé wo tàbáwá wọ́n láàwá tàbáwá wọ́n kọ̀m̀plé mún wá ń torí ọlọ́run ọba ni ẹlẹ́ẹ̀kejì wá ní kó wá kírun bá nẹ́bì ṣe ni àwa kì yìí anẹ́bì ni tàbá ti fẹ́ kírun ẹ ṣe takbiratul ihram tó sallallahu alaihi wasallam ẹ ṣe báyìí báyìí anẹ́bì náà tó látọwọ́ ara rẹ̀ o

òun lóò ní kọ́kọ́ ṣe Allahu Akbar tó òun kọ́kọ́ ṣe sùjúdù ni lẹ́yìn tó bá ṣe sùjúdù tán òun wà padà sókè yóò ẹ̀ṣẹ̀ wá ká Fátíhà yóò wá jókòó yóò wá ṣe àtáyà máa yóò wá dìde yóò wá ṣe rùkọ́ bó bá ṣe wà alhamdulillah ó ti láníyà tó dá ó ti gba 50 over 100 nù tó bá fẹ́ gba ṣe wá kí ó wà kí bẹ́ẹ̀ gẹ́gẹ́ báyìí wá ní gbogbo ìjọsìn tàbí àwọn ìsìfọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe wútó bá láníyàn tó dá níbi iṣẹ́ tó ń ṣe in tó ń kó sí ashirikul asgore dán pé òun kí mú báyìí annas o fẹ́ káwọn yán rí pé ah ẹni yí mọ̀rún kí kódà ó bá kí bá níbi ṣe un ọlọ́wọ̀ ní gbà òun rẹ lọ́wọ́ rẹ̀ tó amóòwá kí bá níbi ṣe ní ákí bídá lè yíò tí ẹ̀ àdádálẹ̀ ní ọlọ́run tó ní gbà àtàlákọ́kọ́ àtẹ́lẹ́kejì ọlọ́run èkí gbà kankan bẹ́ẹ̀ àfikò kíhùn yẹ kí méjèèjì pé ń bẹ́ sincerity àníyà tó dá kó wá ṣe bá níbi ní sallallahu alaihi wasallam ilé ni èyàn fi ní dùn lọ́lọ́run fi ní dùn yẹn pé hal na'budu Allaha khawfan wa tama'an ǹjẹ́ a máa jọ́sìn fún Ọlọ́run Ọba pẹ̀lú ìbẹ̀rù àti pẹ̀lú ìrúkàn àti pẹ̀lú ọ̀rọ̀já wọ́n ní na'am bẹ́ẹ̀ ni na'buduhu kadhalika gẹ́gẹ́ bẹ́ẹ̀ láti máa jọ́sìn fún Ọlọ́run Ọba lọ́lọ́ fi ń sọ ní Kùránì pé wad'uhu khawfan wa tama'an ẹ máa pe Ọlọ́run Ọba khawfan lẹ́ni tí ń tún sọ pé anábì musa pé as'alullah aljannata wa a'udhu bihi minan nar eh mú bí ọlọ́wọ́ bá dákùn fi mẹ́wàá aljanna o ọlọ́wọ́ bá mú á tún bí ẹ̀ dákùn gbé mi jìnà sí inú iná ló fi pé àfá mọ́ ń ṣàlàyé pé èyàn gbọ́dọ̀ mọ́ jọ́sìn fún ọlọ́wọ́ bá pẹ̀lú nǹkan mẹ́ta alkhawf wa raja wal mahabba ṣẹ́rí mẹ́tẹ̀ta gbọ́dọ̀ pé níbi jọ́sìn tí ìbá sí fọ́lọ́wọ́ bá àkọ́kọ́ ni pé ó gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́wọ́ kò gbúdọ̀ wá jẹ́ bẹ̀rù nìkan ló fi sin lọ́wọ́ ọba tó bá ń fi bẹ̀rù lọ́wọ́ extremist ó di khariji ó mọ̀ hey hey hey kò sí rokan ikú ẹ̀yìn tọ́ ọlọ́wọ́ foríjì wá kò sí ìfẹ́ ó kàn bẹ̀rù nìkan náà ni ara wo àwọn láṣe jù náà máa ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyàn tó bá ń sin lọ́wọ́ ọba pẹ̀lú rọ̀já hope nìkan ọlọ́wọ́ foríjì wá inna Allaha ghafurur rahim kò sí bẹ̀rù kò sí fẹ́ ikan hope nìkan náà ni eh, ẹ̀wọ́ kí ní pé ọlọ́kọ́lọ́sá sàánúwá kọ́lọ́sá sàánúwá àbáyọ̀ kọ́lọ́ sí sílọ́wọ́ bá wò pẹ̀lú hope nìkan ọ̀rọ̀jáhùn nìkan èkí sílọ́wọ́ bá bẹ́ èyí ó di aláṣẹ ètò ó ma ṣe aláwọ̀ bá bílẹ̀ bí ẹni wọ́n ni ẹ̀ kí ni inna Allaha ghafurur rahim ni ni ẹ́ eh, múrújíyà làwọn tó ma ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mahabba ìfẹ́ mo kàn nífẹ̀ẹ́ Ọlọ́run ni àwọn súfí náà ma ń ṣe bẹ́ẹ̀ àwọn súfí náà ma ní pé ẹwò èmi ò bẹ̀rù náà Ọlọ́run tó bá gbọ́ọ̀lọ́m olùfimí sínú náà ìyìn owó kàlìjẹ́nà mọ́rù bó fi ń sáàlì jẹ́nà èmi kàn nífẹ̀ẹ́ Ọlọ́run bó fi ń ṣe lọ́run à ìṣekúṣe tún lélẹ̀ ó gbọ́dọ̀ mọ́ sí lọ́run pẹ̀lú ìbẹ̀rù àkọ́kọ́ nù ó tún wá mọ́ ọrọ̀ kan ipé tọ́ inna Allaha ghafurur rahim ọlọ́wọ́ foríjì mi ọlọ́wọ́ foríjì mi méjì wà lọ́kàn rẹ̀ ó tún wá nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá níkà mú nífẹ̀ẹ́ ọlọ́wọ́ fi kírun kìí ṣe pé bóyá wọ́n sọ ọkùn mẹ́rin lọ́rùn ọwá gọmi wa ẹ̀rí pé bá wa wà wa láyé tí ò tí sí bí i èyàn ní bí i kọ̀rí nẹ̀ka tó ń tọ́ka lórí pé bí èyàn fẹ́ èyàn fẹ́ kú láyé kí yẹn jẹ́ kí sáìdì bẹ̀rù yẹ kó pọ̀ ju sáìdì èrò kan lọ bí i kí yẹn ní bẹ̀rù bí i 70% àti èrò kan 30% time tí yẹ wà láyé èyàn kí fọ̀kabalẹ̀ o lóòtọ́ ọlọ́wọ́ bá ti mọ́ forí jìyàn ni wallahi àánú ọlọ́wọ́ bá ó fẹ̀ débi pé kódà ó lágbára àánú ọlọ́wọ́ bá kékeré lè tàn lò láyé yìí àánú ọlọ́wọ́ èrò kan ilé ni ó ma sọ́yàn kó níbi mọ́ sí ẹsẹ̀ kí ẹ mọ́ fún níbi mọ́ sí ẹlọ́ọ̀bá kó dà tí ẹ bá mistake sí ẹlọ́ọ̀bá èyí tètè pé ra pé ah in tí mo ṣe yíò dá o ìbẹ̀rù ní ó tètè fàyẹ padà ipé mọ̀ àfà mọ́tìlọ mọ́tìlọ padà bò tí ìbá ti wá rí pé bóyá ó rẹ̀ yẹn ààrẹ yìí ó súnmọ́ kí n bá lọ àbí kí níkan ìdí ni wípé èyàn kí ń fi ìbẹ̀rù ló bọ́ lọ́wọ́ bá nítorí ọlọ́ọ̀bá bó bá ṣe ń rọkọ̀ ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ ló ṣe bá tó bá rọkọ̀ ọlọ́ọ̀bá kí ọlọ́ọ̀bá Ghafurur Rahim wà rí eh, mo bá dé ní tó súnmọ́ jù ní pé àsìkò ti tó fún mi láti wá kó láyé bí ẹn eh, eh, anytime mo lè kú báyìí kí wá jẹ́ kí hope kó wá gọ́ọ̀lábà kó wá pọ̀ ju ìbẹ̀rù lọ pítọ̀ ọlọ́bà foríjì mi o irú àwọn àsìkò yẹn èyí ti ẹ̀sánú tọ́lọ̀ jí ó dàgbà wallahi yẹn mọ́ ń dàgbà débi kan débi pé wẹ́tí bá ti fi ń kọ́ láti kékeré ni ó make sure kí gbogbo àwọn ìfẹ́ ayé kọ́kọ́ yọkún lẹ́mẹ̀rẹ̀ náà èyí kí ń pé 90 ó ti pé 80 90 kódà ha ilé kan wallahi èyàn ra yẹn wallahi tí ẹ bá ti súnmọ́ 40 45 ọlọ́run sì ti gbẹ̀mí rẹ ọlọ́run ṣàánú rẹ ni wàláhì ọlọ́run fẹ́ kó tètè ronú ní báyìí pé eh bí tí mo dé yìí mo ti ń wọ free lọ because hadith kan wà hadith àdẹ́bí sọ pé al'umma mi yíò èjì tí mo mọ̀ lùláyé bí á 50 àbí 60 lànẹ́bí dákọ àdẹ́bí or 60 èyẹ díẹ̀ ní ọkọjá rẹ̀ ọlọ́run wá ṣe ìwọ́ tí wá ah ó yẹ kọ́ ti ń da anytime báhùn kan jábọ́ sínú sàárì straight ni tí ó gbogbo bàbá yẹn

ó gbogbo àwọn àsìkò tó ti lò sẹ́yìn omi wà mọ́ bọ́ lójú rẹ̀ látara bẹ̀rọ Ọlọ́run ọba àti látara fi Ọlọ́run ọba àti látara pé ìwòkan Ọlọ́run ọba ìpètọ́ ọlọ́ba dákun bá ó gbọ́dọ̀ wá gbàgbọ́ tó bá ti wá rí fa innahu yarak ṣe bọ́lọ̀ bá ń rí wọ tó bá sí lọ́wọ́ báyìí máìndì yẹ wọ́lọ́ yẹ kó wà fúlì níbi ìjọsìn tó ń ṣe ẹni kìtíkì mọ̀ sí lọ́wọ́ bá ibi mọ́tò tí yẹn gbé kalẹ̀ síbi kan abílé kan àwọn wàhálà yìí ni ó wá ṣe kíni ni ó wá sọ wá mọ́lẹ̀ lọ́lọ́ fi sọ ní Kùránì pé alladhi yaraka hina taqum ti wọ́n ṣe kíni tí wọ́n náà ṣe sùjúdù ọlọ́wọ́ bá ń rí ọ gẹ́gẹ́ bẹ́rẹ̀ lábí sọ wípé al'ihsanu an ta'budu allaha ka annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak ihsanu ni kó mọ́ sí lọ́wọ́ bá bí kó ń rí tó bá ti ẹ̀wà rí ọlọ́wọ́ bá ń ṣe kí ni o in rí wọ ọlọ́wọ́ bá ilé tàà fi kẹ́yìn lé ní wọ́n di díẹ̀ nínú àwọn àlúwà ìbádà díẹ̀ nínú àwọn onírànyìnrà ìbádà ta ma fi ń jọ́sìn fún ọlọ́wọ́ bá in bẹ nínú rẹ̀ èyí tó jẹ́ ìbádà tọkàn in bẹ nínú rẹ̀ èyí tó jẹ́ toríkèríkè ara nínú ẹni àdúà kama bí ọlọ́run ọba ìbádà ní o èyàn kí ń pẹ̀lú mí ní dẹ́yìn aláhù ẹbọ ni wal khawf ìmá bẹ̀rù irú ìbẹ̀rù o ìbẹ̀rù títí ìbádà ni ìbẹ̀rù pín sí méjì khawfun tabi'iyyun wa khawful ìbádà normal ìbẹ̀rù natural ìbẹ̀rù bí kí mo ń bẹ̀rù ejò bí kí mo ń bẹ̀rù ban natural ìbádà ni tó bá gbébọn sí yẹn lórí tó bá tutù mọ́yàn níbi wájú orí ó súnmọ́ kí yẹn máa tọ̀ o ìbẹ̀rù natural èyàn kìí ṣe ìbẹ̀rù ìbádà ìbẹ̀rù ìbádà wá ní pé wọ́n ni ẹnìkan pa ọlọ́nìkan ló lè pààyàn wá ní afẹ́kẹ́lá wọn pa ọ́ kò wá mọ̀ bẹ̀rù wọ́n gbẹ̀mí mi rárá o ìbẹ̀rù ni ẹ̀wò because ọlọ́nìkan ló lè gbẹ̀mí yàn wọ́n fẹ́ ìbọn lélẹ̀ ìbọn èyàn mọ́ bẹ̀rù bọ́ naturally tiẹ̀ ejò ní hey rísìkì tó sí pọ́lọ̀ ní sí wà ń bẹ̀rù pé hey mo gba rísìkì mi hey hey ìbẹ̀rù ìbádà ni o Ọlọ́run nìkan ló lẹ́tọ̀ sí ìbádà yìí àbí wọ́n ní kò mọ́ ṣe kíní ìjọsìn ni ẹnìkan wá ní òwúrọ̀ sí tó bá ṣe ń ẹjẹ́ oh ma ní ṣe kíní ọtí láwọn bà ti ẹjẹ́ ó sì mọ̀ pé jọsìn ni ó wá bẹ̀rù ni nítorí ògùdọ̀ bẹ̀rù ẹlòmí àbúfọlọ́wọ́ba nínú ẹni àwọ̀rọ̀já ìmọ̀ ọrọ̀ kan àtàwọ́kùl ìmọ̀ agbáralé wàbúrọ́gbà wàbúrọ́gbà àbúrọ́gbà ìmọ̀ ẹrùkan wàbúrọ́gbà ìmọ̀ ẹbẹ̀rù wàzábùhù ìmọ̀ dúnkan wà náàdùrù ìmọ̀ jẹ́jẹ́ wàwúrọ́gbàtù wàlùkùsùwà ìmọ̀ ẹbẹ̀rù wà sọ́ùm àwẹni wà sọ́lá sọ́lá ni wà sùjúdù ìmọ̀ foríkẹlẹ̀ ni àti gbogbo àwọn onírànyẹrẹ rẹ̀ wà tọ̀wáàf ìmọ̀ ọrọ̀ kiri ah mo fògún bóra ajé wo ilẹ̀ tí wọ́n sùn ní wo omi o mo gbé èyí kí ń ṣe bẹ́ẹ̀ o walhukum ìdájọ́ ọlọ́ọ̀bà nìkan ní ìwọ̀dọ̀ gbé fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn onírẹ̀rẹ̀ jẹ́sìn lọ́lọ́fin wa annal masajida lillahi fala tad'u ma'a Allahi ahadan insha Allah al-karim ibi ni a ti dókòtè ni amẹ́dàkẹ̀jẹ́ ka máa rántí lórí kórè ní gbogbo gbà ní gbogbo wa kó mọ́ wa constant nínú mind wa òun náà ni wípé kò sí ẹni bọ́dì tí ikú bá ní ẹni agreement pé bàbá ẹni ń pa ò kò sí ẹni kẹ́kẹ́ ọ̀la anytime ni ó kàjá sínú sàárì ṣùgbọ́n tọ́nà bá ní kò sí wà láyé nìsìn wọ́n believe pé ò ní dalẹ́ lẹ́ni kọ́kọ́ believe believe pé ní dàrọ̀ bó ṣe wà mọ̀lú láìfẹ́ lélẹ̀ tó bá ti nílò báyìí ó mọ̀ bẹ̀rọ ọlọ́wọ́ bá sí nígbà tó bá padà á àmúwọ̀ náà láyé ó ti gbìyànjú gbogbo nǹkan tọ́lọ̀ bá fún lágbára láti gbìyànjú kì í ṣe tí wájú kò tẹ́tẹ́rẹtẹ́ tamanian ọlọ́bọ̀ foríjì báyẹ̀kọ́ wù ṣètọ́nù tí ń dìsí fún yẹn yẹ́ wù ṣètọ́nù ń dìsí fẹ́ kó òjòkó tẹ́tẹ́rẹtẹ́ ó síṣẹ́ ṣètọ́nù ní òjòkó sínú ilé ó lówó tó bá lówó yóò jòkó kíǹsù sínú ilé ó jáde ni tí ó láyé náà ó sì wàhálà ó sì kọ́kọ́ sínsìn ó sì lọ́run ó bẹ lọ́run ó sì gbogbo ẹ̀ ó kàdàrí pí ọlọ́ọ̀bá ń kọ́ ọba tó láàánú gani so an bi Ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá ṣe náà ọba tó tí ma ń fìyà jẹ ni o so an bi Ọlọ́run ọba kó sí ìdára fẹ́ni kọ̀kan wa okay